bismillah so nínú sharhu nawaqid islam di sheikh Salih al-Fawzan sheikh Salih al-Fawzan sọ pé wọ́n tẹ̀síwájú láti máa ṣàlàyé an-naqidu ath-thani so náà ni man lam yukaffirin al-mushrikin so aw shakka fi kufrihim aw aw sahhaha madhhabahum an-naqidu thalith bayn so an-naqidu ath-thalith so nǹkan tó ba islamu jẹ́ lẹ́kẹta so kí ẹmọ́ pé àwọn kèfèrí ń kèfèrí kí ẹmọ́ ní sí kèfèrí rẹ̀ nù kí ló kàn so gbogbo àwọn ọ̀rọ̀ báyẹn so àbí àárá o so ibrahimic ibrahimic religion ibrahimic so gbogbo bó bá sí ń kọ́ tẹ́yìn orí pé anù náà lè rí pé so wọ́n ni àà wọ́n ni al'an wọ́n ni sí yóò dáàwà qa'ima ìgbìgbì kan wà tún bẹ wa hiya ad-da'watu ila wahdati bayna al-adyan òun náà ni kí a máa pẹ̀pẹ̀ sí pé kí àwọn ẹ̀sìn máa ṣọ̀kan kan jẹ́ kankan náà so irọ́ sí ni Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala so òun ni kan lórí kọ́wọ̀n ìyẹjọ́ papọ̀ so o ba si wala jù àwọn ọlọ́kó ná gbogbo tó wà lórí ayé so tó wá fẹ́ kọ́ àwọn na àtàwọn nasọ́rọ̀ àtàwọn musulmi papọ̀ kò possible so ó kàn tánà ẹni so àwọn o gbáwó rẹ̀ gbáwó rẹ̀ gbáwó rẹ̀ dáadáa àjẹ́mẹ̀ fídíò ní padà rí kankan wọ́n ni bainal adiyani salasa wọ́n ni ilalwahda wọ́n ni wọ́n pèsí pé kí ẹyọ kan máa bẹ láàrin àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kama yaz'umun gẹ́gbà tí máa ń rò bọ̀tẹ̀ sí mẹ́ta kankan kọ́ ló wà kódà ẹ̀sìn táwọn máa ń pè lẹ́sìn ẹlẹ́kẹta yìí Judaism Jew àwọn náà kéré ló ń kàjù sí àwọn ẹ̀sìn míì táwọn yẹ́rù pàwọn sí láyé àwọn Jews lọ́ra àwọn so wọ́n pọ̀ ju kíni wọ́n pọ̀ ju àwọn so ó ti wá sí pé àwọn ẹbá ti kójú náà wọ búzí náà wọlé kílòkọ rẹ̀ bàbá mọ̀lú tí ń bọ̀ mọ̀lú òun náà wọlé kílòkọ rẹ̀ kódà àwọn Ṣàngó àìsì náà sàwọn náà kìrìkì ní àwọn náà padà Ṣàngó yìí so àwọn náà padà wọlé so gbogbo wọn ní padà wọlé so kèésẹ̀ sí mẹ́ta nìkan wọ́n ní kama yazamun gẹ́bá sí lò lọ́dọ̀ wọ́n ni wa yaqulun wọ́n ni wọ́n sọ kulluha adiyanu sahiha wọ́n sọ gbogbo ẹ̀ ah, ẹ̀sìn tó lálàáfíà ni pẹ̀sìn tó lálàáfíà ni hum muslimun kama nahnu muslimun so in ti kọ̀ dọ́wí sọ́nù pé mu'minun náà ni wọ́n gẹ́bà wọn náà ti jẹ́ kíni gẹ́bà wọn náà ti jẹ́ mu'minun torí pé àwọn náà gbàgbọ́nù

so mu'min mu'min innamal mu'minuna ikhwa bó ṣe sọ́nù so bí kọ́ lọ́wọ́ ṣe sọ́nù wọ́n ni wa kulluhum mu'minuna billah ẹlùmí ní àgbogbo ah, náà gbàgbọ́nú ọlọ́run so al-aslul mushtarak ni pé ha ah, foundation ta ṣe denominator ta ṣe LCM ta ṣe wọ́n ni ọ̀nà ni pé wá gbàgbọ́nú ọlọ́run ọba so wọ́n ni fala nukaffiruhum so ẹ má pè wọ́n kéfèrí wọ́n ni fàhádà aṣaddu kúfùrọ̀n sheikh sọ́lẹ̀ alfazan sọpẹ́ ní tí ma ń sọ ilé yóò ìjẹ́kẹfẹ̀rí rẹ̀ nípa so mina ah, gini mina lẹ́bi ṣakka fi kúfìrìhìm ju ẹni tó ṣe bóhun ṣe ń ṣe méjì ní bí kẹfẹ̀rí wọn ọ̀nà kankan náà kọ́lá ń sí Allah làwọn sí so ẹlẹ́ẹ̀kẹta sálífù sàrátà làwọn sí wọn so kìí sọ lọ́wọ́ wa so àwọn sì ń ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn òròyìn táwọn sì ń fọ́nà ọba tí wọn ó yàtọ̀ sáwọn òròyìn kíni so bó ní fẹ́wàá jẹ́ pé Ọlọ́run Ọba kẹla ń sí ilé gẹ̀gẹ̀ náà láti ara ọ̀rọ̀ tí ó bá láàká ìwọ̀n ni gbogbo kèfèrí tó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ báhùn fún ọ̀sọ̀ pé ah, ara kìí sọ́nà kẹrẹ èyí tó burú jù èyí tó lẹ́sìnú jù ní kó dákẹ́ so èyí tó lẹ́sìnú aburú jù ní pé kó dákẹ́ so ah, ah, oh, o afa ọ̀nà kẹrẹ lánsìn ẹkú ara a ma sọmọ kankan náà o a sọmọ kankan náà ẹ̀sìn tí ní tí yíò tèmi tèmi o ṣùgbọ́nà ó bá jígbà pé yíò wàrà sọ bí àwàdà ní so but ẹwà pé àwọn àwàdà míwà wà tó ipò ma ń burú gan ju kí a serious lọ so a kílọ̀kọ̀ rẹ̀ musulmi ò gbọ́dọ̀ kọ́kọ́ sọ lọ́rọ̀ báyìí tàbí wá tí wọ́n sọ sí ò gbọ́dọ̀ so wọ́n ni a lè annahu sọ haha mazhabahun turgbẹ̀rọ ni báyìí sọ kójú ọ̀nà tí wọ́n rìn tọ́ wa qala innahum yu'minuna billah wọ́n sọ pé àwọn náà gbàgbọ́ ní Ọlọ́run Ọba wa yattabi'una al-anbiya wọ́n tẹ̀lé àwọn annabi Ọlọ́run Ọba annabi Ọlọ́run Ọba wọ́n tẹ̀lé irọ́ asáwọn yahudi náà tẹ̀lé annabi Ọlọ́run Ọba àwọn tẹ́kẹ́dá fojú àwọn annabi Ọlọ́run Ọba rí wọ́n tún pa àwọn annabi Ọlọ́run Ọba wọ́n tún fojú annabi Musa rí mọ̀ bó àwọn lálàsí wọ́n lálàsí àwọn annabi Ọlọ́run ọba gan ẹ̀dá fún àwọn tó ń tẹ̀lé àwọn annabi Ọlọ́run ọba nìyẹn àwọn tó wá fẹ́ láwọn àwọn dìsáàbù Palestine àwọn mùsùlùmí náà tó nígbàtí wọn náà sì dó dédé lórí ẹ̀sìn rẹ̀ Ọlọ́run ọba ti fi yọ ìbẹ̀rù tí mùsùlùmí máa ní lọ́kàn àwọn kèfèrí Ọlọ́run ọba ti yọ kó so nígbà tó ọba ti wá yọ kó tọ́ ìdájọ́ ẹni tó lẹ lọ́mọlù àwọn kan lẹ́tọ̀ọ́ sí palestine gbogbo aná lámọ̀ pé wọn lẹ́tọ̀ọ́ sí gbogbo alámọ̀ pọ́ sọ́ọ̀lọ́ ni wọn gbogbo alámọ̀ pé kèfèrí ni wọn gbogbo alámọ̀ pé èèyàn burúkú gbà ni wọn gbogbo alámọ̀ pé ní tó yẹ kí ẹ̀mà ṣépèlé ni wọn gbogbo alámọ̀ pé tó yẹ pé ibi tágbára ti wà ní ó yẹ kí wọ́n yanjú àwọn yahudi so ó yẹ kán gbógun ti wọn báwọn náà sí ń gbógun ti islam so but musulmi lẹ so musulmi lẹ́ ẹ ma wà nábi sallallahu alaihi wasallam nígbàtà sallallahu alaihi wasallam maka hijira hijira tó sí inú hijira wọ́n wọ́n lọ sí ilu ìlú wọn lọ habasha abi habasha musulmi habasha musulmi ni musulmi anábi òsè wọ́n ní àà ah, èmi èmi ànábi ọlọ́run ìwà kún káàbà mọ́ká ìlú tán bí mi sí ìwà ní káwọn máa lọ habasha àwọn mùsùlùmí lọ habasha ìlú àwọn nasarọ ibẹ̀ ni wọ́n máa lọ ọlọ́run jẹ́ òbò sọ so but àwọn èèyàn rò fáwọn gbọ́jà annabi lọ wọ́n ní wa qala innahum yu'minuna billahi wa yattabi'una al-anbiya ìgbà wọn náà tẹ́lá wọn nábi ọlọ́wọ́ bá fàlì yahud àwọn yahudu yattabi'una li musa wọn musa wọn nasara yattabi'una musa wọn ò tẹ̀lé ànábì Musa bẹ́ẹ̀ sì wọn tẹ̀lé gíní wọn ò tẹ̀lé ànábì Isa law kanu yattabi'unahuma tó bá ṣe pé wọ́n tẹ̀lé àwọn méjèèjì ní amanu bi Muhammadin sallallahu alaihi wasallam wọ́n gbàgbọ́ nínú ànábì sallallahu alaihi wasallam li'anna Musa wa Isa torí pé Musa àti Isa wa alaihi masalam bashara bi Muhammadin sallallahu alaihi wasallam wọ́n fi ròdùnú kalẹ̀ nípa annabi sallallahu alaihi wasallam wa huwa mawjudun fi taurati wal injil so yí sí bẹ nínú taura àti injil fa tauratu allati unzilat ala musa wani taura tí wọ́n sọ̀kalẹ̀ fa annabi musa mawjudun fiha dhikru muhammadin sallallahu alaihi in bẹ nínú rẹ̀ tán dákọ̀ annabi sallallahu alaihi pẹ̀lú wọ́n ni qala ta'ala wọn lọ́wọ́ bá sọ pé alladhina yattabi'una ar-rasul àwọn tó ń tẹ̀lé òjíṣẹ́ so annabi so tó jẹ́ annabi ummi tó jẹ́ pé kíni kò mọ́kọ kò sí kíni kò mọ́ka alladhi yajidunahu maktuban 'indahum tí wọ́n bá tí wọ́n kọ sọ́dọ̀ wọn ẹwọ́n tọ́lọ̀ bá sọ so in benu taurọ bẹ wọ́n ní fal injil alladhi nuzila ala isa wọ́n ní injil tún sọ kalẹ̀ fún isa fihi dhikru muhammad so ìdákọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n bẹ bal yálà sọ́rọ̀ha isa alaihi salam bi dhalik annabi isa dákọ̀ rẹ̀ faqala ó sọ pé ya bani isra'il ẹ̀yin bani isra'ila inni rasulullahi ilaikum èmi òjíṣẹ́ Ọlọ́run bá mo jẹ́ fún yíò musaddiqan lima bayna yadayya mina at-Tawrah mo wá láti wá fi rinlẹ̀ lódodo in tó ti síwájú nínú Tawrah in wá parẹ́ o wa mubashiran bi rasulin bákan náà mo wá fún yín ro pẹ̀lú òjíṣẹ́ kan ya'ti min ba'di yóò wà lẹ́yìn mi ismuhu wọ́n ni famani alladhi jaa ba'da Isa alayhi salam wọ́n ni tàrẹni tó wá lẹ́yìn Isa alayhi salam huwa nabiyyuna Muhammad òun na nabi wa Muhammad sallallahu alayhi wasallam wa lahu asma'u kathira anabi sallallahu alayhi wasallam sì ní àwọn يعرفونه ودى النبي صلى الله عليه وسلم كما يعرفون آباءهم كما سداء وباباهم كما يعرفون أبناءهم كما سداء ومجاري وإن فريقا منهم àwọn àpíkanú wọn la yaktumuna al-haqqa wọn ma pa òróró ma wa hum ya'lamun wọ́n sì ma fa kayfa yuqarinu bayna al-yahudiyyati wan-nasraniyyati wal-islam bọ́ọ̀lù yóò sì máa kọ̀mpíẹ̀ láàrin judaism christianism àti islam falyahudiyya wa nasarariyya judaism àti christianity o ba'da bi'athati muhammadin sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí wọ́n gbé annabi sallallahu alaihi wasallam dìde o kọ̀dùnú sí hobbil islam wọ́n ti parẹ́ pẹ̀lú islam wal islam huwa dinul haqq islam lẹ́sìn òdodo lam yabqa dinun ghayru dinil islam so lam yabqa dinun ghayra dinil islam ẹ̀sìnká kan sẹ́kù yàtọ̀ sí ẹ̀sìn islam alladhi jaa bihi muhammadun sallallahu alaihi wasallam tó gbá annabi sallallahu alaihi wasallam wa faman lam yadkhulu bil islam ẹni tí ó bá wọnú islam wa yu'min bi muhammadin sallallahu alaihi wasallam kó sì gbàgbọ́ nínú annabi sallallahu alaihi wasallam fa huwa kafirun kèfèrí sawa'un kana yahudiyan yala yahudi aw nasraniyan àbí nàṣọ́rọ́ ni àbí kristian ni awúwàta ní jan àbí ẹlẹ́bọ ni bí hindu ni so in bèèrè ni in bọ wọn kí in aya so gbogbo àwọn hindu wọn bọ ni wọn bọ màlú so gbogbo bẹ̀yẹn àwọn màlú tó lálàáfíà so tó ẹ̀rẹ́ kan ti tó ẹ̀rẹ́ ti pàtípẹ́ ma ń tóbi débi pé wọ́n wá máa kọ́ àwọn sọ́bù wọn so ibẹ̀ ní tí tẹ́lómi tó bọ́ tí ma ń gbẹ̀mí ẹ̀gbẹ̀ ń gbà mí ẹwọn so ma ń bọ́ mọ̀lú ma ń bọ́ oríṣìí gbogbo tẹ́bàrí bọ́ yóò bọ̀ láwọn ìlú yálà ó jẹ́ ẹn tí ń bọ ère tí ń bọ òsà ni so in bosa in bo rama sham so gbogbo àwọn ram sham so krishna so gbogbo àwọn ẹlòmínà ń bọ́ Nàìjíríà fa gbogbo àwọn gúrù ó tẹbá ti gbọ́ pé gúrù ni tẹbá ti gbọ́ nìkan tán pè ní gúrù kìí ṣe gúrù àwọn tẹ́kì ní sọ so tán wáyé tẹbá ti gbọ́ nìkan tán pè ní gúrù àbí nǹkan àwọn hindu náà ma ń lo gbólóhùn gúrù yẹn ọ̀yẹ́ so àwọn hindu náà nínú àwọn alifáàzù tó sáwọ́ ìsìláhàtì àwọn èèyàn so àwọn Hindu náà máa ń lo gbólóhùn gúrù yẹn so ẹni tó bá ti yàyà kú yànú ẹbọ náà ń pè ní gúrù so wọ́n ní but àwọn gúrù náà wà Nàìjíríà náà so àwọn gúrù wà Nàìjíríà dáadáa so gbogbo àwọn sàmùrámù ẹ̀yìn kí ló kọ́ rẹ̀ gbogbo ẹ̀ so gbogbo ẹ̀ gbogbo rẹ̀ ṣe rí ẹbọ import ẹbọ wà Nàìjíríà samsam fún so gbogbo rẹ̀ ẹbọ náà import wà Nàìjíríà so hindu àwọn gúrù àwọn gúrù wà pé á ń pè wọn sí christian tó wọn pé ẹlòmítẹ́ pàdé ní pé ah, christian yọ́ ni ah, christian kọ́ lọ́wọ́n pé ẹni tó ń gba àkọ́kọ́ ń lọ́lọ́run ni gúrù gúrù kí ní pé ọlọ́run ní pé wọn sí christian so ní pé torí pé torí pé bóòlù tí a pé kí ní pé christian náà lòun tẹ́lẹ̀ ẹ so onígbẹ́ christian náà lòun náà tẹ́lẹ̀ àmá nígbàtí wọ́n rí pé mírẹ́kù gúrù ní pé àwọn mírẹ́kù tó ṣe nígbàtí wọ́n lọ́rọ̀ ó lágbára gan pé ó dà ó ṣe mírẹ́kù inú gbésí ayé òun gan ayé òun dọ̀tún so ní pé in tó ń fi gbà lọ́lọ́run ẹwànù anù títí mú bọ̀ wá òun yẹ̀ lọ́tún bá nínú gúrù tó tó ní gbogbo na sí tẹ́lẹ̀ lẹ́nu pé mírẹ́kù mírẹ́kù làwọn wáká so mírẹ́kù tó wá níwàkúwà <laughs> wọ́n náà padà wà dọ́dọ̀ burú wọ́n ni àwọn so irú tí ẹ gbàgbọ́ so atheist ni

wọn ò ní sọ ní wájúhú rẹ̀ torí pé wájú tó sí kí ẹ̀ ó wà akmal kamali wọn wà mú nǹkan ẹ̀ wá níwájú tànà kó sódà yóò lè rọrùn fún láti fi ṣe rọ́dọ̀ rẹ̀ lápẹ̀ẹ́sì tí a máa fi ha súnnà nẹ́bí ah, ìsìwò ló ń ṣe àbí súnnà pé súnnà tí a kókò rọrùn fún láti sọ bẹ́ẹ̀ rori burúkú tó bá ti gbé sí ìròrí burúkú ọlọ́run fún láti kíni láti takò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí fún atheist ó mọ̀ pé tóun bá sọ ọba tó pé tó dá gbogbo nǹkan tó ṣe kò rọrùn so yíwà fún kíní yóò pé àwọn ògbàgbọ́nù bàbá kan tó wà o so ó ti rò pé fánsí máa ń so tó lọ tó mọ̀ padà Allah súrọ̀ ọlọ́wọ́ bá gangan wọ́n ni fakullu man lam yu'min bi muhammadu wọ́n ni gbogbo ẹni tí ó bá ti gbàgbọ́ nínú annabi sallallahu alaihi wasallam fa huwa kafir kèfèrí tó bẹ gbàgbọ́ nínú annabi sallallahu alaihi wasallam kèfèrí ni wọ́n ni wa ha'ula'i yuqimuna al-an sheikh ma organize ní sí al-mu'tamarat àwọn conferences so unity conference so unity of religion conference one religion conference so Abrahamic, so Ibrahimic so conference so the three the three religion conference wọ́n kàn án máfà kan wọ́n rẹ̀ ní wọ́n ti fún olówó so ní wọ́n rẹ̀ nínú póstà wọ́n mú pàítọ̀ náà òun rẹ̀rin so jíù náà wọ́n sí kíni òun náà rẹ̀rin sínú fọ́sítà kọ́lá wọ́n tó lè dínà ọlọ́wọ́ mú wọ́n kàn wákọ́ sílẹ̀ we are one kọ́lá haula wala quwwata illa billah so wọ́n ni àwọn ni wàá wùláhì yukimuna al'an wọ́n àwọn ẹni yìí sí báyìí wọ́n máa organize mu'tamarat àwọn conferences àwọn seminars yáà ṣe kọ̀dọ̀wí ní 2020 kìníkà wọ́n organize conference kan fún àwọn tún invite àwọn bí àwọn bí 50 Christian àwọn invite wa ọ̀dọ̀wí conference ní kọ̀dọ̀wí wá ṣe àwọn kèfè ní pọ̀ mẹ́ o tí kọ̀dọ̀wí wá ṣe conference àwọn ọ̀rán kèfè rí ní mọ́ wá àwọn Christian àwọn fádá ẹgbẹ́ àpàdé àwọn yahudi àpàdé àwọn jews àpàdé àwọn àpàdé gbogbo wọn náà bẹ̀ ṣe kúrò àsún pàdé táà ní pé ìkanú àwọn olùsọ́gbùtán Nàìjíríà náà kóhun náà dákùntà lọ́wẹ́ so wọ́n ni wà ma'al asaf wọ́n ni pẹ̀lú banújẹ́ yóò ayídùn hún man yantasibuna ila islam àwọn tán fi láwọn ti sí islam wọ́n ràn wọ́lọ́wọ́ wa yahduruna hadhihi al-mu'tamarat wọ́n sì máa attend àwọn seminars àtàwọn conferences sí wa yusammunaha al-hiwara bayna al-adyan wọ́n mọ́ sọ pé a ah, hiwar dialogue religious dialogue àbí religions dialogue so gbogbo tó bá pè ánù ní o àti ìsìnà àti kórí búbá àwọn mùsùlùmí àti ìfẹ́sìn wọlọ́nà àti ìfẹ́ dáwọn padà sínú kẹfẹ́ rí kọ́nà wá ti làwọn kún bẹ̀ so wallahu ta'ala a'lam وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين